نعم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولاه وبعد نعم آه، إن شاء الله تعالى يتفكروني يعني، انتوني آه، شكلوا سيرة أتي تاريخ عن الصحابة صوتي مختصر سيرة النبي صلى الله عليه وسلم وسيرة أصحابه العشرة رضي الله عنهم so ti al-imam al-allama al-faqih al-hafiz Abdul Ghani ibn Abdul Wahid al-Maqdisi so insha Allah ta'ala wọn lafi ma kala ni arawa ta ma fi sira wa lamfani ṣùgbọ́n insha Allah ta'ala ka katira ka fúnra wa ní asasiyat àbí àwọn muqaddimat àbí àwọn madkhal nípa ìmásíọ̀rọ̀ generally so nípa ìmásíọ̀rọ̀ gangan fúnra rẹ̀ generally so àti kí ni ìdíta fẹ́ ṣe dẹ̀rọ́sà síọ̀rọ̀ àti àwọn orísìírísìí àwọn nǹkan tó ṣe pàtàkì pàápàá jùlọ tọ́lì bẹ̀rẹ̀ ilmi nípa ìmọ̀ síọ̀rọ̀ yóò tún jẹ́ ká interested nípa ìmọ̀síọ̀sì Sheikhul Islam sọ nínú Dar'u Ta'arudil Aqli wan Naql ti mujallad ẹlẹ́keje so safha 29 Sheikhul Islam sọ pé Ibn Taymiyyah wọ́n ni wa ba'dul Mu'tazila wọ́n ni afọ́kan náà Mu'tazila o ankara wọ́n tako waqa'atal jamal so ogun aljamal wa sifin àti ogun sifin wọ́n ni wa kathirun minan nas wọ́n ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn la ya'lamuna waqa'ata al-harra wọn ò mọ̀ waqa'a harra gan wala fitnata ibn al-ash'ath wọn ò mọ̀ fitna tán pè ní fitna ibn al-ash'ath wọ́n ni wa fitnatu yazid ibn al-muhallab wọn ò mọ̀ fitna yazid ibn muhallab wọ́n ni wa nahwiha min alwaqai almutawatirati almashhura nínú àwọn àṣẹlẹ̀ tó sì pé ó pọ̀ wá ọ̀nà tó gbà wá ó pọ̀ gẹ tó sì gbajúmọ̀ wọ́n ni bal kathirun minan nas wọ́n ni kódà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn bal min almansubina ila alilm wọ́n ni kódà àwọn èèyàn tó máa tún fi wọ́n ti sára mà la ya'lamuna maghazi rasulillahi sallallahu alaihi wasallam wọn ò mọ àwọn ogun òjíṣẹ́ ọlọ́run ọba gan almutawatira tó sì fún ó wá lọ́nà tó pọ̀ kẹ almashhura tó gbajúmọ̀ wàtẹ̀rẹ̀tíbàá àti bí ó ṣe wá bó sì ṣẹlẹ̀ wà máa kana fihi qital àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ ogun tánà bí jagunbẹ̀ ogun tó sì pé wọ́n jagunbẹ̀ aw lam yakun àbẹ́ tó sì pé kò tí ẹ̀sógún bẹ̀ ṣùgbọ́n wọ́n jáde láti lọ jagun náà wọ́n ni fala ya'lamuna ayyuma qabl wọn ò tún mọ̀ èwo gan ló síwájú ṣe bádúrú àwọn ọ̀hẹ̀ àbú ṣe bádúrú àbí ọ̀hẹ̀ ló síwájú so yí tí ṣẹ́kùn ìsámùn sọ ni wọ́n ni wà áyù ma kọbùlù wọ́n tún lè tó síwájú al-Khandaq aw Khaybar àbú ṣe Khandaq àbí Khaybar ló síwájú yí tí ṣẹ́kùn ìsámùn sọ ni wọ́n ni balimina al-mansubina ila al-ilm nínú àwọn tí mo ti fi ti sí màgá wọ́n ni wà áyù ma kọbùlù wọ́n ni kúrò àwọn òtún náà fathu Makkah sí fathu Makkah ló síwájú ni aw hisaru Ta'if àbí hisaru Taif ẹlùmí ò tẹ́ kòmọ́dán pẹ̀lú hisaru Taif gan tó bá sì yánà ogun alẹ́ ìlànà ìpò ìjíṣẹ́ ọlọ́run wọ́n ni wala ya'lamuna wọ́n láwọn èèyàn tún náà hal kana fi Tabuk qitalin aw lam yakun sí ogun gẹ́tì ẹ̀ wọ́n bí Tabuk àbí kò sógun Tabuk tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àyàtì suratu Tauba nítorí ẹ̀ ló fi sọ̀kalẹ̀ àwọn so tọ́wọ́ tí ẹ̀ wá ṣẹlẹ̀ ní Tabuk yẹn gan àbí sókò ṣẹlẹ̀ àbú ṣe ogun ṣẹlẹ̀ Tabuk wọ́n ni wala ya'lamuna adada auladin nabi ẹlùmí gan mẹ́yẹ nǹkan àwọn ọmọ nabi afá abú àwọn ọmọ mélòó láàrin mi ṣe jí wá tálùmọ̀ tálùmọ̀ Allahu musta'an wọ́n ni wọ́n ni az-zakar wal inath wala ya'lamuna kam ẹlùmí gan mẹ́yẹ Ramadan ta nabi gbà so ẹni tó bá mọ̀ yí gbogbo kẹtí sọ yíkó ó lè sọ wọ́n ni wà kán hajjá hajji mélòó náà níbi ṣe wà àtàmọ̀rọ̀ ọmọrọ̀ mélòó náà níbi ṣe so wọ́n ni wà lákán sọ́lá ilà baitul maqdis ìgbà mélòó náà níbi fi kírun sí kófítàbí dájúkọ baitul maqdis báadà hijira ti lẹ́yìn bá tó ṣe hijira wọ́n ni wà lá ayya sana fúri ramadan ولا يعلمون الامر بصوم يوم عاشوراء في عام واحد او اكثر ṣé ọdún kan ni Ànábì sallallahu alaihi wasallam pa àwọn yara ṣe Ashura ni àbí ojú ọdún kan lọ wọ́n ní wala ya'lamuna wọ́n ní kódà wọn mọ̀ hal kana yudawimu ala qasri as-salati fi as-safar sa nabi man dun yan pé kó má kó má ṣe qasru هل كان يجمع بين الصلاتين بيتي ان نجمع نكون باي لارين انو ميجي وهل كان يفعل ذلك كثيرا ام قليلا سنه بي مون سي بو ني ابي اكوكان وني الى امثال هذه الامور وني ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ nínú àlámọ̀rí báyìí allati kulluha àwọn àlámọ̀rí tó sì pé kulluha ma'luma gbogbo ẹni wọ́n mọ̀ bi tawatur pẹ̀lú pé ó wá lọ́nà tó pọ̀ gẹ́ 'inda ahli al-'ilm lọ́dọ̀ àwọn onímọ̀ bi ahwalihi pẹ̀lú àwọn àṣẹ́sí rẹ̀ wọ́n ni wàgọ́ ìrìhìn wọ́n ni lẹ́ìsà ìndàhú fi ha zọ́n wọ́n ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò sí zọ́nù gan lọ́dọ̀ wọn nípa wọn káyí fadlan an ilmi sáàtì òjì ọ̀sọ̀ fún wọn tí a wá ní mọ̀ ń parẹ̀ so gbogbo anáà láti nífẹ̀ẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́ ba wọ́n ni balúbalú rúbama an kẹrọ mẹ́ta wá tààrọ anhu ó lẹ́ lómi ìgán tún lè takùn gan tó bá jẹ́ tàwátùrù látọ̀dà nabi sallallahu alaihi wasallam so mo mọ́mọ̀ ka ọ̀rọ̀ ibn taymiyyah fún daru ta'arud al-aql wa an-naql kó fi yí wa pé a ní hajjá sí sí rọ̀gán a ní hajjá sí sí rọ̀gán kódà in tún wá ka muqaddima al-Hafiz Abdul Ghani al-Maqdisi fún wa muqaddima tẹ gangane wa so so that a tún fi mai tí a fi ní hajjá sí sí rọ̀ so wani a okay ok àbúyà wọn ò kọ́ síbí but ìdí tí eh, al-Hafiz Abdul-Ghani al-Maqdisi gangan ní tó fi kọ́ síra yìí ni pé ọjọ́ kan àwọn àwọn àti àwọn ashabu rẹ̀ àwọn tùlábù rẹ̀ wọ́n jọ ń lọ so wọ́n kan wọ́n wá ń bi wọ́n nípa àwọn èèyàn kan wọ́n bi wọ́n pa nípa nabi sallallahu alaihi wasallam so ní pé bẹ́ àwọn àwọn Jews àwọn àwọn Christian wọn wọ́n wá rí sọ́gẹ́ ìgbà wọ́n bí wọ́n pé nǹkan báyìí nípa ànábì wọn ò rí sọ nǹkan báyìí nípa ànábì wọn ò rí sọ à so al-Hafiz Abdul Ghani àmì nọ́tẹ̀ sí ọwọ́ èèyàn se pé ìtàwọn èèyàn tún mọ̀ nǹkan kó tún se pé ẹ̀rọ ọ̀gẹ̀ tún so kó se pé ìtàwọn èèyàn tún mọ̀ èyí tó gbajúmọ̀ táwọn èèyàn máa ń sọ kí bóyá tí ò tí ẹ̀ ṣẹlẹ̀ so ala kulli hal so ilé yóò fi yóò tó fún wa ní kàṣẹ́ wó kò sí mà yìí sí pé ìmọ̀ tó yẹ ká mọ̀ so uh, so asírọ̀tù nabawiyya kí ni túnmà sírọ̀ gangan so ní èdè lábáwá ta bá ní uh, sírọ̀ so ismu ni tó wá látara sayyid so ismu tó wá látara sayyid so asayyid gangan wọn ni kíyà al-dhahab wani asírọ̀ darbun min asayyid nan wani yuqalu sara bihim asíratan uh, hasana ilé wannan lisanul arab wọ́n ni wà sírọ̀tú as-sunnah wọ́n tún ma ń lo sírọ̀ fún sunnah wọ́n ni wà tọ̀ríkọ̀ wọ́n tún ma ń lo asírọ̀ fún alhai'a bí n kasiri wọ́n ni wọ́n ni Qur'an pé sanu'iduha sírọ̀taha al'ula khudha wa la takhaf pé sanu'inu suratu Taha pé khudha wa la takhaf sanu'iduha sírọ̀taha al'ula a dá padà sí hai'a bó ṣe rí lára so ní pé á da igi yẹn padà so igi anábi musa yẹn pé á da padà sí hẹ́ àbúsẹ̀ rí lára kọ̀kọ́ so tún wá nínú lisanu arab pé wa sayyara siratan ní pé hadatha ahadith al-awa'il ní pé ó dá ó dákọ nípa àwọn tó ti síwájú so ìtàpẹ̀ ní sírọ̀ nílé labawa ni òun náà ni as-sunna tàwọn afá tàbá ní síọ́rọ̀ tàbájọ tó máa ní àsíọ́rọ̀ tó nàbàwíyà àbí tàbá ṣe ìtìláàkù rẹ̀ tí wọ́n fi kaka sí lẹ́yìn so náà ni al'ahdath allati marrat bin nabiyyi sallallahu alaihi wasallam منذ ولادته إلى وفاته so al'ahdath àwọn ṣẹlẹ̀ allati marrat bin nabiyyi sallallahu alaihi wasallam tó ṣẹlẹ̀ sáà nabi sallallahu alaihi wasallam mundu wiladatihi láti ìgbà tí wọ́n ti bí ila wafatihi títí tí Ànábì sallallahu alaihi wasallam fi kú wa ma qabla wiladatihi àtàwọn nǹkan tó síwájú kan tó bí Ànábì náà wa ba'da wafatihi àti lẹ́yìn ìgbà tí ó kú mimma irtabata bi siratihi nínú àwọn nǹkan tó ṣe pé òun náà rò papọ̀ mọ́ ìtàn rẹ̀ so nínú àwọn nǹkan tó ṣe pé náà rò papọ̀ mọ́ ìtàn rẹ̀ so al-ahdath allati bin nabiy sallallahu alaihi wasallam àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam mundu wiladatihi látìgbà sán ti bí ila wafatihi sígbà tó fi kú wọ́n ni wà ma qabla wiladatihi ó tún wọ́n kú sínú náà àwọn táìm tó síwájú vọ́ọ̀kan tó bí ẹgbẹ̀ mọ̀ sọ́ngbà sallallahu alaihi wasallam àwọn bàbá nẹ́bí so wọ́n ni wà ma qabla wiladatihi wọ́n ni wà ba'da wafatihi àtàwọn kẹmílẹ̀ tó sì pé lẹ́yìn ìgbà tó kú ló ṣẹlẹ̀ mímọ̀ tábàtọ̀ bí sírọ́tì nínú àwọn nǹkan tó ṣe fóró papọ̀ mọ́ sírọ̀ annabi sallallahu alaihi wasallam wọ́n máa so so máa ń dákọ̀ àwọn before bí àìsà so definition mi tán fún sírọ̀ òun ni ma nukila ilayna min hayati nabi sallallahu alaihi wasallam òun làwọn kan tán gbà wá fún wa nínú ìgbésí ayé annabi sallallahu alaihi wasallam mundu wila mundu láti gbà tí wọ́n ti bí kọ́bílà lè bí àìsà síwájú kan tó gbé ìdìdẹ lójíṣẹ́ wà bá àdáhà àti lẹ́yìn ìgbà tán gbé ìdìdẹ lójíṣẹ́ wà máa rọ̀ fákọ̀hà àtàwọn nǹkan tó rọ kiri káàrẹ̀ min ahdath nínú àwọn ṣẹlẹ̀ wà wà منذ ولادته قبل البعثة وبعدها وما رافقها من أحداث ووقائع حتى موته so in tanpe ni sira ni so er pe wọ́n sọ mi báyìí pé ma nukila ilaina in tan gba wa fún wa ni o so sira na o na gbọ́dọ̀ sikin ó gbọ́dọ̀ ní isnad so gbọ́dọ̀ ní isnad but ṣé ah ṣé bí isnad hadith náà ni àbí ṣé àwọn shurutu hadith náà ni an bo wa ba insha Allah wani min hayati ìgbésí ayé Ànábì sallallahu alaihi so mundu wiladati lágbàtán ti bí qabla al-bi'sa síwájú kan tó gbé ìdìdẹ lójíṣẹ́ so lágbàtán ti bí so wọ́n ma ibitán ti bí àyètán bí sí àwọn tí wọ́n lẹ́gbà tí Ànábì sallallahu alaihi wasallam fún àwọn tí wọ́n fún lọ́yàn so àwọn tí wọ́n jẹ́ so àwọn tí wọ́n jẹ́ akhawat mina rọ̀dọ́à gbogbo àwọn kan yìí ni sí ọ̀rọ̀ mójútó wọ́n ni ìgbà tó tún dàgbà àwọn ìràhásọ́t tó ṣẹlẹ̀ sáà nàbí sallallahu alaihi wasallam síwájú kan tó gbé ìdílé ló ṣiṣẹ́ so àwọn ìtànpẹ̀ ní ìràhás òun ni àwọn ṣe àwọn pé mu'jiza mu'jiza làwọn kan tó ṣẹlẹ̀ sáà nàbí sallallahu alaihi wasallam àwọn àrísẹ́mà tó jẹ látọ̀dà nàbí sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tán gbé ìdílé but àwọn ìràhás làwọn èyí tó ṣẹlẹ̀ before kan tó gbé ìdílé ló so ti yé so àti àwọn ìràhásọ́t náà so gbogbo ẹ̀ ni wọ́n dè so àtàwọn kátà nabi sallallahu alaihi wasallam ń ṣe irú at-tahannuf at-tahannuf fi ghar al-hira so ta nabi sallallahu alaihi wasallam ń ṣe tí khalwa ta nabi lọ ń ṣe ní ghar al-hira so wọ́n dé gbogbo ẹ̀nà mẹ́lẹ̀ nínú síra so bó ti ẹ̀ṣẹ́ gbà ìgbà tí wọ́n padà gbé ànábì sallallahu alaihi wasallam dìde lójú sí ànábì ò sí má so ìtàwọn afá fún wọn sọ pé gẹ̀ẹ́ sẹ́sìn náà nìyẹn kọlùwà sípá ànẹ́bì aláhùsọ́wò tún kọ́lá ànẹ́bì ò sí ara lẹ́yìn bàtán gbé ìdílé lójíṣẹ́ so àwọn nǹkan tí sí ọ̀rọ̀ tó ma mójútó nù so wọ́n ni wà bá àdáhà àti lẹ́yìn ìbàtán tún gbé ànẹ́bì sàlọ́lásàn ìdílé lójíṣẹ́ sí ó tún mójútó wọ́n ni wà máa rọ̀ fákọ̀ọ̀hà àtàwọn nǹkan tó wá rọ kiri káàrẹ̀ náà so dábìlì gbọ́ iṣẹ́ ànẹ́bì gẹ́gẹ́ bí ìtàwọn alárúbáwá tó máa fẹ́ bẹ̀rẹ̀ sí ẹ̀rọ mú kọ̀kọ́ sàlẹ̀ ìfún wa pé àwọn alágbàwà ó sì sí ni wọ́n ni a ní àwọn al'arabu al àwọn al'arabu al'ariba àwọn al'arabu al so gbogbo ẹ̀ wọ́n sọ fún apé a pé látara Ya'rub ibn Qahtan láwọn larabawa ti wá gbogbo so wọ́n sọ̀rọ̀ bí ẹ̀sí anabi Ismail bó ṣe di pé so òun ló yí padà gbogbo àwọn so that èyàn ó fi ìtàn nabi sallallahu alaihi wasallam yìí so wọ́n fi sí wọ́n ni wà máa rọ̀ fákọ̀ ha mina ahdar wọ́n ni wà wà kọ́ ẹ̀ hatta mautihi títí di kúwà nabi sallallahu alaihi wasallam so wọ́n sàlàyé fún wa ní pé a ọjọ́ mọ́ndé la nabi sallallahu alaihi wasallam kú ìgbàbáyé náà sì kírun sí lá èyí ìgbàbáyé ni èyí tọ́nù táwọn ti wáyé wa definition sírọ̀ kí wá ni yàtọ̀ láàrin sírọ̀ àti hadith kí ni definition hadith àwọn tàní fún wa ní definition hadith kí lẹ́ pé àkọwàlì nàbí kìí sí pé maruya mú gbá wá gbámásá ok maruya sọ́rọ̀ nàbí sallallahu ala'asallam min al-aqwal wal-af'al wat-taqrirat wa sifatihi al-khulqiyya wal-khulqiyya in tan pè ní hadith ni bọ̀kí wá ní hadith wá fi yàtọ̀ sí ṣíra tẹ̀bí hadith náà wọ́n gba ọ̀rọ̀ anábì ní ẹbá rí tẹbá wọ hadith nígbà pé wọ́n gba gbogbo nǹkan tánàbì sí wa náà kí wọ́n lòun fi wáyàtọ̀ sí sírọ̀ ìyàtọ̀ ni pé sírọ̀ òun kó sínú ma qabla al-bi'tha sírọ̀ kó sínú tiẹ̀ ma qabla al-bi'tha in tó síwájú kan tó gbà anábì sallallahu alaihi wasallam oye bọ̀ bọ̀ síra òun kó sínú ma qabla al-bi'tha so síra kó sínú àwọn nǹkan tó síwájú àwọn nǹkan tó síwájú kan tó gbé Ànábì sallallahu alaihi wasallam lójúṣẹ́ but hadith òun ò kó sínú àwọn nǹkan tó síwájú kan tó gbé Ànábì sallallahu alaihi wasallam lójúṣẹ́ so ìjẹ́fìrí nìyẹn pé síra bayna síra àti hadith umum àti khusus tẹ̀lọ́sọ̀ umum àti khusus wọn fún wa àwọn bí kan ìjúmọ̀ ọmọ àti kòsùsù ní pé wọ́n áàmà níbi nǹkan wọ́n wá kọ́sọ̀ níbi àwọn nǹkan mi náà ẹnú ìbò náà ti wá kọ́sọ̀ ìbò wọn ti áàmà Okay. So, fún mọ̀ pé aspect wa ni hadithi wa òun fi wà ámù ju ẹ̀sí ọ̀rọ̀ lọ actually ẹti ẹti answer question mi but question means ni pé òun náà ni wípé sírọ̀ òun kó sínú gbogbo ohun tó gbogbo life and nabi sallallahu alaihi hadith òun ṣe pẹ̀lú but aspect owó wá ni sírọ̀ náà fi wá wà hadith fi wá àámùjú sírọ̀ lọ Bàdá bada'atul islam hmm, ara rárá àwọn aspects kan wà tó yí pé hadith yí wà àám tí gbogbo hadith ni lókósáfẹ́ síra ẹ̀yẹ mẹ́rin question tí gbogbo hadith lókósáfẹ́ síra kí ló dé àwọn hadith kan wà tó yí pé nínú hadith òun ni kí ni ok ni ìdájọ́ wà ń bẹ ok ok ibi tí hadith tóhun ti ní kílọ̀kọ̀ rẹ̀ tó ti ní ẹ́ ibi ahkam ó rọ̀ káza lórí ahkam eléyìí rọ̀ káza lórí gini lórí tarikh oye eléyìí náà káza lórí ahkam eléyìí náà káza lórí kíni lórí tarikh nípa eléyìí o àwọn ahkam a ma fi ma àwọn ahkam a ma fi ma ìdájọ́ so eléyìí a ma fi ma kíni history so tó mọ̀ pé síwọ̀ lá ma fi ma ok ìgbà tí kíní yẹn ṣẹlẹ̀ bọ̀ hadith lá ma fi ma kíni a ma fi ma ìdájọ́ kíni ìdájọ́ kíní yẹn bọ̀ gbogbo wọn náà ah ní tó wà nípa sírọ̀ ní kí wọ́n àwọn masọ́dí ò sírọ̀ ibò láti ma mú sírọ̀ gẹ́gẹ́ so masdar aláwọ̀kọ́ náà ni alkùránul karim so masdar aláwọ̀kọ́ náà ni alkùránul karim ta ti ma mú sírọ̀ òun náà ni akílùkọ̀ alkùránul so alkùránul karim so ẹ̀rí pé kùrán ó kún kẹ́kẹ́ gan fún àwọn kan tó ní ṣe pẹ̀lú ìtàn a láìfà nabi sallallahu alaihi wasallam pàápàá jùlọ àwọn ogun tẹbáwò ń sin báyìí Ali Imran òun ní ṣe pẹ̀lú ogun Uhud Anfal òun ní ṣe pẹ̀lú Badr Tauba òun ní ṣe pẹ̀lú gini pẹ̀lú Tabuk ehm, kìtúni Hashr Suratul Hashr òun ní ṣe pẹ̀lú eh, Banu Nadir ẹwọ́sún ni so bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ báyìí kódà àwọn sí ó máa ń fún wa ní áójú sí ọ̀rọ̀ mi tó ti pé a lè rí lọ́nà mí rárá àti ara a lè rí anywhere ẹwọ́ sí ibi tọ́lọ̀ wá ti sọ pé wa yawma Hunainin idh a'jabatkum kathratukum ìbí àti ọjọ́ Hunain bẹ́ẹ̀ sí pọ̀ yẹn nígbà tó jọyín lójú gan sẹ́yìn púpọ̀ ní àwọn sàábà but

so Qur'ani ni masdar alákọ̀ọ́kọ́ fún síra so fún wa ní bí wọ́n ṣe bá ṣe bí annabi alam yajidika yatiman so tún ọgbẹ́ adúmọ̀ pé kí ni yatiman annabi sallallahu eléyìí kò sí kọ́lá kó mọ́ wà pẹ̀lú isnadi kẹfẹ́ so adúmọ̀ pé yatiman annabi sallallahu alaihi wasallam torí ìtìláfún wa mẹ́rọ ṣe àwọn ìtìláfún wa nípa pé ṣe annabi sallallahu alaihi wasallam tó bá bàbá yẹ láyé àbíkò bá but Qur'ani ti sadda gbogbo ìtìláfún yẹn so alam yajidika yatiman so ìyẹn jẹ́ bó ṣe je. so bákan náà nínú àwọn tíra a nínú àwọn masadiri síra annabawiyya wọ́nà ni àwọn hadith so wọ́nà ni àwọn hadith as-sahiha àbáwọn kutubul hadith ní tó ṣe pé tíyàn bá fi dún níma sahihul bukhari sí o lè mọ́mọ̀ síra so o lè mọ́mọ̀ so wọ́n gan fúnra rẹ̀ gan síra annabi sallallahu alaihi wasallam so tí yẹn bá dún ní mọ́ àwọn tíra hadith pàápàá jùlọ tí yẹn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra kan fi ṣe takhrij àwọn ahkam wọ́n ti máa ń jà rọ́dá àwọn ìtàmì tó gùn mẹ́ ẹwúrú wọn dáfẹ́ ahkam sí àbí bulughul maram bulughul maram ẹ kàn rí nígbà mí pé wọ́n kà fi aláwúrò hukumu yẹn sí straight torí pé ahkam na fẹ́ lò bọ́dí yẹn bá padà sí sí bí àwọn usul àwọn sahih al-Bukhari so èyí padà mọ́ sí kí ni èyí padà mọ́ wá ka ó kí ẹni tó ni ní tó sẹ́rẹ̀ ní ọdún ọmọdásílá nínú àwọn míza tí ọmọdásílá kíám tó ní lórí Bulughul Maram nẹ́nu so ọmọdásílá káàmù ó fi sí ní pé akhbarani sahibu hadha dar so Bulughul Maram ara wọ́n wọ́n tí ó sí kíám straight so nínú àwọn masadiru sira òun náà ni àwọn hadith tó wà sahiha so bá àwọn kútùbù hadith bákanáà nínú àwọn masadiru sira òun náà àwọn kútùbù tarikh àbí àwọn kútùbù tó máa ń pè ní kútùbù al-maghazi kútùbù al-maghazi al-maghazi jam'u ghazwa maghazi jam'u ghazwa ni so ghazwa ni ogun so wọ́n sì máa ń ṣe ìtìláàkù maghazi gan máa ń ṣe ìtìláàkù rẹ̀ lórí síra annabi sallallahu alaihi wasallam ẹjẹ́ fi rí pé àwọn àwáìl àwọn maghazi ti al-waqidi so maghazi ti az-zuhri muhammad ibn muslim ibn shihab az-zuhri so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n ni a maghazi ni so àwọn tíra tàríkì àti maghazi nínú àwọn masadiru síra náà ni in tafiri ni ya pé tàríkì at-tabari tàríkì islam so ti at-tabari ẹ̀rí pé ó wà hafila pẹ̀lú síra nabi sallallahu alaihi wasallam the same thing náà tarikh ti al-Dhahabi ó wà hafila pẹ̀lú nabi sallallahu alaihi wasallam so the same thing náà kọ́lá àwọn tó tún kọta àwọn kútùbù tawarikh lẹ́yìn wọn gẹ́gẹ́ bí síyàrù alamin nubala mujallada aláwọ̀kọ́ níbi síyàrù alamin nubala síra nabi sallallahu alaihi wasallam náà al-bidaya wa nihaya náà síra nabi sallallahu alaihi wasallam so so ẹ̀rẹ́ ìjẹ́bó sí jẹ́ nípa àwọn masọ́lẹ̀rọ̀ síra so al-Qur'an kútùbù kutubul maghazi wa tarikh so àwọn masadiru siran ok níbi àwọn kátà tí wọ́n sọ yàtọ̀ ọmọ gbọ́ yé pé àwọn ẹgbàwà ní wọ́n ma ń lò níbi siran ní àwọn ẹgbàwà ní ṣe àwọn ẹgbàwà náà wá wà ló bọ́n sí ma ń bá àwọn hadithi lò bẹ́ẹ̀ ni wọ́n ma ń bá àwọn ẹgbàwà actually mazahibu polisi lórí ẹ̀ àbí ká sọ pé mazahibu mẹ́rin náà but mẹ́rin kan wà tó wá jẹ́ mazahibu bid'an ẹ̀rẹ́kẹ́ ni mazahibu bid'an mazahibu ta fi ma ń bá àwọn marwiyati tó ní ṣe pẹ̀lú sí rọ́lù táwọn fáma fi ń bá lò àbójọ́nà tó ma fi ń bá lò aláwọ̀kọ́ òun ni àwọn tó ṣe pé wọ́n ma ń ṣe ikhtisar ala ma àwọn tó ṣe pé wọn ò kí ń gbà kẹ́kẹ́ nù sírọ̀ àyàfin tó bá sọ hìhì nìkan al-iqtisar ala ma sahha faqat wọn ò ní gbà nǹkan mí àwọn náà wà stringent lórí ẹ̀ lórí àwọn usulu ìmá hadith òun náà wó gbélé pé ó gbọ́dọ̀ sahih ni àwọn tí wọ́n ní ojú ọ̀nà irú sheik mukwil sheik rabi ana so ní pé a níṣẹ́ ó gbọ́dọ̀ wà sahih ni kò sí èméjì pé tí a yìí yóò fàátà al'umma nǹkan tó pọ̀ gan nínú àwọn kíni nínú àwọn in tó ní ṣe pẹ̀lú síra Nabi sallallahu alaihi wasallam mọ́lọ̀rọ̀ ẹlẹ́kejì òun ni pé àwọn tó sọ pé alẹ́ gbogbo tó bá ti wá nínú síra tẹ́mọ́sà ti gbà wá pẹ̀lú ìsiná tó wáyé fáwọn kútùbù síra àwọn tó jẹ́ àwọn mọ̀sọ́dìrì ni nípa alẹ́ gbà wọn so nípa alẹ́ gbà wọn wọlé torí pé síra

òun náà ni wípé a mọ̀ gbà àwọn nǹkan tó bá wá nú tíra sírọ̀ àwọn nǹkan tó wá pẹ̀lú ìsinájì tó bá wá nú tíra sírọ̀ lópin ìgbà tó bá ti ṣe pé aláwọ̀kọ́ tí ìbá ti ṣe múnkar oye lo gbólóhùn múnkar fún kíni ṣáàzàbí ìgbà mí lo múnkar fún pé kíni bóyá àdísì yẹn ó kún nǹkan tó jẹ ìtakọ̀ ẹ̀sìn sínú kò wọ́rọ̀ jẹ́ ṣáàz bákan náà ṣẹ̀ríà

so onígbòkò tí ẹni pé aláǹtakùn takùn sáà nẹ́bí kò tí ẹ̀ sẹ́lẹ̀ ara ara so but asùn ni pé a ma gbà tí ò bá ti yapa èyàn tẹ̀lé dé gbogbo ẹ̀sáwẹ́ pé a ma gbà tí ò bá ti yapa ṣẹ̀ríà eléyìí sì ni mazhabu jùmúhúrù àwọn àfà kódà hatta Sheikhul Albani rahimahullahu ta'ala so jẹ́fì so irú tíra bọ̀ wọ́n yìí máa lónú síra ajíkin ka ọ̀rọ̀ alimọ́wọ́ ahmed kan fún wa ok ọ̀rọ̀ sheikhul islam ẹjẹ́ kan fún wa nínú muqaddima usulu tafsir sheikhul islam sọ pé wọ́n ní falmaqsud nínú muqaddima fi usulu tafsir wọ́n ní falmaqsud anna al-manqulat wọ́n ní ta gbàrẹ́rù ní pé àwọn قد nasaba الله al على بيان ما فيها. fiha Ọlọ́run bá ti gbé di kalẹ̀ láti fi ṣàlàyé in tó wà nù rẹ̀ min sahih wa ghayrihi ṣé òótọ́ lélẹ̀ àbí kò tọ́ àwọn gàdámà fi sẹ́sìn Ọlọ́run bá ti gbé àwọn ìyàkalẹ̀ tán ti ṣàlàyé tó sahih àtàyí tí ò rí bẹ́ẹ̀ wọ́n ni wà ma'lumun ìmtẹ́mí àwọn sọ pé ó ti àti wá mọ̀ o annal manqula fi kẹlmankúlì fil maghazi wal malahim òun náà dàgẹ́ bí àwọn kàtà máa ń gbà wánú maghazi àtàwọn malahim ni kí lápẹ́ ìtumọ̀ maghazi fún wa àwọn ogun wa nabi sallallahu alaihi wasallam wọ́n máa ń ṣe ìtìlápẹ̀ yẹn lórí kíni lórí sírọ̀ kí wá ni malahim àwọn malahim ni àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé so malhama so ogun náà lòun náà ولهذا قال الإمام أحمد wọ́n ní ìdíni yẹtí imam ahmad fi sọ pé àwọn yẹmọ́ lọ ọ̀rọ̀ imam ahmad yìí dáadáa wọ́n ní salasatu umur wọ́n ní imam ahmad sọ pé alamari mẹ́ta o laysa laha isnad kò ní isnad wọ́n ní at-tafsiru walmalahimu walmaghazi so imam ahmad wọ́n gba ìgbàwáyé látọ̀dọ̀ imam ahmad pé imam ahmad sọ pé àwọn ọ̀rọ̀ mẹ́ta kan wà sọ pé àwọn alamari mẹ́ta kan wà sọ pé kò ní isnad at-tafsiru walmalahimu walmaghazi so lókùn ìgbà dáa bá ti rí kó tako kankan nù ṣẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó mọ̀ rí kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ruwá àti ẹ̀mọ́ ń gbà nù tafsir ẹlòmí wọ́n ṣe járù wọn jarhan shadida so ẹ̀yìn súnmọ́ rí wọn nù tafsir rádà kódà nínú sírọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ Muhammad ibn Ishaq tó yẹ kóhun gangan náà ni imamul àwọn afáṣẹ́rọ̀ òun náà majruh ni Muhammad al-Waqidi majruh luna so yẹ wà rí ẹwà rí bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ kódà járùkù táwọn àbá fún ó ní agbára gẹn so wá pọ̀ wá pọ̀ wá pọ̀ wá pọ̀ bẹ́ẹ̀ so Ibn Taymiyyah tẹ̀síwájú ó ní wà yurwa alaysa laha aslun wọ́n ni wọ́n tún gbà wá ní látọ̀dọ̀ Imam Ahmad pé Imam Ahmad alaysa laha aslun ay isnad so but actually mo lọ wọ ọ̀rọ̀ tí Imam Ahmad sọ mo lọ wọ nínú al-Jami' so ti Khatib al-Baghdadi al-Khatib al-Baghdadi so láwùsù tó ti wá ní pé sàlásàtù kútùb ló wà mẹ́ ó sì máa Imam Ahmad ní sàlásàtù kútùb laysa laha usul ìsìnàdì ah, yìí sì rìn ẹ̀lẹ́ tótọ́ tó ní wọ́n fi síbẹ̀ mahakik sọ fún rẹ̀ so sàlásàtù kútùb laysa laha usul ní pé àwọn tíra mẹ́ta wà tó ipé kó ni wọn ò nípìlẹ̀ al-Maghazi wal-Malahim wa tafsir so ala kulli hal ele ka continue ọ̀rọ̀ ibn taymiya ibn taymiya ibn taymiya sọ pé li anna al-ghaliba li anna al-ghaliba alayha al-marasib fún pé tó pọ̀jù ní bí àwọn arú àwọn nǹkan báyẹn mursal ni wọ́n mursal ni wọ́n kò ní isnad lo kan lo títí o to si ni te bawo kódà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn táwọn mọ̀ nka fún pé àwọn kiba nínú àwọn mimo tí àwọn ewo tolibul àwọn mimo tí kọ́kọ́ so nínú àwọn tó jẹ́ àwọn faradi ah wọ́n pè àfá kan ní al-imam al-a'mash al-imam suleiman ibn mihran so al-a'mash al-a'mash wọ́n ní ọmọ ṣe kiri ọmọ ṣe tadlis so ní pẹ́ mudallisi al-imam ata tadlis wọ́pọ̀ bẹ́ẹ̀ wọ́pọ̀ bẹ́ẹ̀ wọ́pọ̀ nínú àwọn tíyàn tó wọ́n tí tọ́lì gbogbo kan mọ̀ pé àwọn àfáà ní pé àwọn àfáà ládìí ni ọ̀pọ̀lọpọ̀ èyí tó pọ̀ jù wọn ma ọ̀dọ́ àwọn tẹ̀lísì mustawa tani àwọn tẹ̀lísì ní lẹ́wù tẹ̀lísì aláwọ̀kọ́ tẹ̀lísì aláwọ̀kọ́ tẹ̀lísì láwọn tó fẹ́ pé ìjìmá gafẹ́ wà lórí ẹ̀pẹ́ wọ́n gbà òun irú àwọn tẹ̀lísì Sa'id ibn Musayyab sàtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tẹ̀lísì ẹlẹ́kejì náà àwọn afá ma ń gbà so musa àwọn afá iná musawa ẹlẹ́kejì náà so bọ̀tà ala kulli hal Ibn Taymiyyah sọ pé li anna al-ghaliba alayha al wọ́n ni mithlu ma yadhkuruhu Urwa ibn Zubayr wa Sha'bi wọ́n ni wa Zuhri wa Musa ibn Uqba actually àwọn afá magazinan wọ́n ni wa ibn Ishaq wa man ba'dahum ka Yahya ibn Sa'id al-Umawi wal Walid ibn Muslim wal Waqidi so àwọn afá magazinan wọ́n ni wa nahwihim fil magazi wọ́n fa inna a'lama an-nas fa'ida kan wọ́n ni látọ̀dọ̀ Ibn Taymiyyah Ibn Taymiyyah sọ nínú muqaddimah fi usul tafsir ó ní fa inna a'lama an-nas bil maghazi ó ní àwọn tó nímọ̀ jù nípa maghazi nípa sírọ̀ ahlul madina àwọn ará madina thumma ahlu sham lẹ́yìn àwọn sham thumma ahlul iraq lẹ́yìn àwọn ahlul iraq wọ́n ní fa ahlul madina ti a'lamu biha wọ́n ní àwọn ará madina wọ́n ni wọ́n ahlu sham wọ́n ni àwọn ará sham o kánú ahla ghazwin wa jihad àwọn tó máa ń jagun tó máa ń ṣe jihad ni wọ́n fa kana lahum min al-ilmi bil jihad ó wá ń bẹ pẹ̀lú wọn nínú mọ̀ nípa jihad wasayri تفي ببرا ترى في إسحاق الفزارين الذي صنفه في ذلك وجعله الأوزاعي أعلم بهذا الباب وني من غيره من علماء الأمصار وني وأما التفسير وني يعني تفسيره فإن أعلم الناس به أعطوني ما جنباره أهل مكة أو على مكة لأنهم أصحاب ابن عباس تربع أهو مكة ابن عباس إنت فريني هو أنه شرح السنة ó gbọ́dọ̀ gba sọ́rfù lọ́dọ̀ àwọn ará maka wala taqbalu sọ́rfà min ahli maka so fáyídà kan ní pé in tó fà ní pé tó pé Abdullahi ibn Abbas òun gbà pé riba nasi'a nìkan náà lówọ́ ribo wọ fadlu so nasi'a ní pé mo yọ olówó ó wà fowókun tó bá fẹ́ dá padà Abdullahi ibn Abbas ní riba ni maka sí ni Abdullahi ibn Abbas gbé sanwara na maka yìí tán wà lórí ẹ̀ náà nìyẹn so wọ́n ní bóyá bí 60 days ló kù tábílá ibn Abbas okù tó tààrọ já àlórí ẹ̀ bọ̀gẹ́ tí gbogbo èèyàn lórí ma so wọ́n alamọ́ka àwọn ìwà lórí rí balifami so wá gbajúmọ̀ gẹ̀ so àwọn afọ́mọ́ sọ pé má ṣe sọ́rùfù lọ́dọ̀ àwọn alamọ́ka so tí wọ́n pé olùmọ̀lú kan ó ma ń ta àtàrọ̀ lára àmìyàn so wallahu a'lam so eléyìí jẹ́ ojú ọ̀nà tó wà aufak tó sì jẹ́ whatsapp náà lábàs so tó sì jẹ́ whatsapp nípa alamari sírọ̀ so tó jí tó alfa kó sí tó jẹ́ whatsapp nípa alamar sira bó tó jọ́nà ẹlẹ́ẹ̀kẹ́ ni wáwá ojú ọ̀nà yìí ni tọ̀ríkọ̀ àwọn akìlàniyún so àwọn akìlàniyún àwọn intellectuals so tó mọ̀ pẹ̀lú àwọn intellectual so àtàwọn mustashirikun tó rí pé nínú ah, mọ̀jíza ọlọ́ọ̀bá òun náà ni wípé àwọn tí ètù ṣe kèfèrí gan wọ́n kọ gan nípa síra Nabi sallallahu alaihi wasallam wọ́n kọ nǹkan tó pọ̀ gán àwọn tí èsì musulmi dàrí so wọ́n kọ nǹkan tó pọ̀ gán nípa síra nabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n wọ́n kọ láti fi tako islam bọ̀ tó wá sí níláàánú pé àwọn àkìlànìyún àwọn tí mo dákọ̀ pẹ̀lú àwọn àkìlànìyún Qardawi àwọn lára wọn so Qardawi àwọn Taha Hussein Muhammad Abdu Jamaluddin al-Afghani gbogbo àwọn ilé àwọn àkìlànìyún ni wọ́n àwọn máa ń báwò fún àwọn nǹkan tí àwọn orientalist bá fẹ́ ni àwọn mustachiriku ní tán bá fẹ́ so ma ń bá òfin so àwọn náà máa wọ́n ń ṣe bí ojú ọ̀nà kẹ́kẹ́ náà ọjọ́ máa rìn nàbà wọn àwọn máa wà very critical nabi sallallahu alaihi wasallam gẹ̀ àtàwọn sàábẹ̀ rẹ̀ so ẹlẹ́kẹ̀ẹ́jì wọ́n ni pé wọ́n máa ń dínà àwọn mọ̀jíza so kódà gan kílùkọ̀ rẹ̀ um, Muhammad Rashid so tafsirul Manar òun náà sọ pé kò sí mọ̀jíza kankan Qur'an nìkan kódà àwọn ẹlòmí ma ń bá débi pé wọ́n ní wárápá ma ń gbà nẹ́bì so ní pé a pé tánàbí sọ pé fa'ugmi alayya ní pé tí wà yí bá wá báwọn wọ́n ní ni wala hawla wala quwwata illa billah so gbogbo àwọn gada ma ń táàmọ́ ń sọ pa mọ́ so wọ́n ma ń tako mọ̀jíza so ní ẹ̀bá ti kankan gari lórí pé wọ́n tako mọ̀jíza bẹ́ wọ́n àwọn àkàràní yóò ni so àwọn náà dẹ̀ ń tẹ̀lé orí ojú ọ̀nà àwọn mọ̀tẹ́sílẹ̀ náà wọ́n tẹ̀lé ojú ọ̀nà wọn so ala kulli hal àwọn ojọ́nà tó wà nípa bẹ́yàn sì máa ṣe pẹ̀lú àwọn ẹgbà wá so wọ́n dìnà ìtò pọ̀ gan wọ́n lánàbí ní pé òṣùpá òpin sí méjì wọ́n ló ṣùpá òpin sí méjì wọ́n ní ẹ kílùkọ rẹ̀ kí sí ni pé o omi ò dá látọwà nabi sallallahu alaihi wasallam so wọ́n ní húdù sékì lábẹ́ nabi sallallahu alaihi wasallam so wọ́n dà ìlú mí náà tún wọ́n yóò sí ní ah ó yóò ní látara tẹ̀kìdísù annabi làwọn musulmi fi fún gbogbo àwọn kan yìí so látara fún wọn gbàgbọ́n àwọn mọ̀jízáta annabi sallallahu èyí ó sì rẹ̀lẹ̀ lọ́dọ̀ ẹlòmí tí ń study islamic studies kọ́lá yí ń bẹ̀rẹ̀ ẹlòmí tó ti gba ipò lálánú islamic studies pé tí so wallahu alam so ala kulli hal so ó yìí láwọn kankan tó yẹ ká wò gẹ́bí àwọn muqaddimat but insha Allah ta'ala ma qalla ah, wa nafa'a so ó dá ju nǹkan tó fi kọ́kọ́ pọ̀ òsànfà nílọ so àti pé inṣáàlá ká máa ṣe ní sókísókí so that oníkàlùkù wa náà ale te para sílẹ̀ wa so wallahu alam so ṣe bẹ̀rẹ̀ wa idan wasallallahu wasu na baraka ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka wa hamdika shalla la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullah